إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهله الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اتقوا الله عباد الله واصدقوا مع الله وسارعوا إلى مغفرة الله وجناته سارعوا إلى رضوان الله بالأعمال الصالحة والاجتهادات النافعة والصدقات الجارية عباد الله فمما ينفع الإنسان وينفع المسلم بعد موته وبعد انقراضه من الدنيا الأعمال الجارية الصالحة والحسنات الباقية فقد قال النبي صلى الله عليه وسلم فيما رواه مسلم من حديث أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له فالصدقة الجارعة يا رعاكم الله من الأعمال ومن القربات التي ينبغي للمسلم أن يسعى أن يسعى أن يكون له نصيبا منها فإنه يبقى بعد موته ويكتب له الأجر وهو في قبره ويأتي يوم القيامة بحسنات عظيمة عباد الله فمن الحسنات الجارية فمن الحسنات الجارية للمسلم بعد موته ما جاء في حديث النبي صلى الله عليه وسلم التي ذكرها النبي صلى الله عليه وسلم من حديث أبو هريرة في ابن ماجه أن النبي صلى الله عليه وسلم قال إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته علما علمه ونشره علما علمه ونشره فالعلم مما ينتفع به العبد بعد موته فينبغي لمن كان عنده علم أن يبلغه الناس ويدونه وينشره بين الناس هذا لمن لمن كان أهله فينبغي أن يراعي هذا وكذلك وولدا صالحا تركه فولد الصالح من صالح أعمال أبيه فالولد الصالح من صالح أعمال أبيه إذا كان الأب مسلما مؤمنا بالله فكل ما يعمله ابنه لا سيما إذا كان بسبب إذا كان هو السبب وهو الذي رب الابن على هذه الأعمال فللأب فيه نصيب ولا ينقص من حسنات الابن شيئا وقال النبي صلى الله عليه وسلم ومصحفا ورثه ومصحفا ورثه فنشر المصاحف ووضع وضعها في بيت الله من الصدقات الجارية فكلما يقرأه الناس ينال صاحبه ينال صاحبه الأجر العظيم أو مسجدا بناه فيا لها من أجر فيا لبناء المسجد من أجر عظيم وصدقة جارية إلى يوم الدين وقال النبي صلى الله عليه وسلم أو بيتا لابن السبيل بناه أو نهرا أجراه أو صدقة أخرجها من ماله في صحته وحياته يلحقه من بعد موته ومما ينبغي أن يراعيه المسلم الإخلاص الإخلاص الإخلاص الإخلاص فصدقة الجارية ربما يكون يسيرة ولكن هل يصحبها الإخلاص فإن ما بقي هو ما كان لله ما بقي هو ما كان لله فقط فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض أرجف الله سبحانه وتعالى تلقوني كنان يقتصي أن يرى سبحانه وتعالى أسوين لوري أتي أفرجي a sì wá àbọ́ ọlọ́wọ́ bá níbi àbúrú ẹ̀mí wa àtàbúrú àwọn ṣẹ́ wa dájúdájú ẹni tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà kò sẹ́ni tí ó ṣì lọ́nà o ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá sì ṣì lọ́nà kò sẹ́ni kankan tí ó tọ́ sọ́nà mú jẹ́ rí pé kò sí ẹ̀páyà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ̀sì máa sálà pàntètè ẹ̀sì máa gbìyànjú ẹ̀sì máa sáré lọ sí bí àwọn sẹ́ tí ó ma bẹ fún yín lẹ́yìn bàtẹ̀ bá lọ́tọ́ Ibadallah in bẹ nínú àwọn sẹ́ àtàwọn òun náà ni as-sadaqatul jariyah wal hasanatul jariyah was-salihatul baqiyat ibadallah annabi sallallahu alaihi wasallam ó ti ṣàlàyé lè nínú hadithi abu huraira anábi ní tí ya bá ti kú iṣẹ́ rẹ̀ ti gé o anábi ní àyàfi nkẹ mẹ́ta mẹ́ta anábi ní sadaqatin jariyah sàárà sọ́dákọ̀ sọ́dákọ̀ járíyà òun àwọn àfáà máa ń pè ní alwakọ̀fù so yí tó ṣe pé èyàn gbé ìpìlẹ̀ rẹ̀ kalẹ̀ ìwọ́n ń ṣe àwọn èyàn láǹfàní lọ àwọn nǹkan tó wá ń jẹyọ látara rẹ̀ ìwọ́n ń àwọn èyàn láǹfàní lọ eléyìí nínú àwọn asẹ́ tí mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú pé òun gbọ́dọ̀ ní investment in ibadallah tẹ́yàn bá gbọ́ láyé yìí ní pé investment katma tó ń ti wà tó ṣe pé bó bá dìde tó ṣe kẹ́kẹ́ ma bẹ lọ fún ọ ni ma ẹni lọ o ma ní kọ́mù bẹ́ lọ títí ayérayé ni àgbogbo èèyàn ni ó dìde pé ah èmi náà gbọ́dọ̀ nípin nínú investment yìí ah pé o ma nípin lọ àwọn níbẹ̀rẹ̀ ni ìbádọ́lá gẹ́gẹ́ bí sọ́dákọ̀ járí àṣẹjẹ́ ni ẹ̀ o ma ẹni lọ nínú ládá títí di ọjọ́ ọgbẹ́nde lókùn ìgbà tí nǹkan yẹn báyìí ń bẹ àbí lókùn ìgbà tí iṣẹ́ yẹn báyìí ń tàn àbí lókùn ìgbà tó wá sí pé àǹfàní yẹn ó ń bẹ àwọn èèyàn yìí ń àǹfàní látara rẹ̀ so sọ́dákọ̀ járíyà so gẹ́gẹ́ bí kíyàn gbẹ́ kànga àkànga tí mo gbẹ́ yìí àwọn mùsùlùmí mo gbẹ́ fún o kọ ma mú bẹ́ẹ̀ kama fi sánfàní gbogbo ikalẹ̀ fáwọn musulmi ibadallah annabi sallallahu alaihi wasallam sọ pé aw ilmin yuntafa'u bihi àbí ìmà táwọn yán sánfàní látara rẹ̀ so ìmà táwọn yán sánfàní látara rẹ̀ ibadallah àwọn yán ti fìmọ̀ sílẹ̀ o àwọn yán ti fìmọ̀ sílẹ̀ láti 700 years ago àwọn yán yínká adoni àwọn èèyàn ti fi ìmọ̀ sílẹ̀ táwọn èèyàn ṣàǹfààní bẹ̀ dòní ìbádọ́lá ìbádọ́lá kílà wó fílẹ̀ táwọn èèyàn ma ṣàǹfààní bẹ̀ o so kílà wó fílẹ̀ táwọn èèyàn ma sí àǹfààní bẹ̀ in tó yẹ kí musulmi náà máa roni àwọn náà gbọ́dọ̀ nípin o torí pé sọ́lọ́kọ̀ méjì ni ìbádọ́lá sọ́lọ́kọ̀ wà tó sì pé èèyàn ó ládàrẹ́ lè pọ̀jú lè lọ ibadallah àníyàn àti ikhlasi fún Ọlọ́run Ọba ibadallah sadaqah ọdá gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí nabiyullahi Yahya gẹ́bù sí sọ sadaqah ọdá gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ti so lókùnrin tó wá sọ pé à òun ó fi owó òun tó pọ̀ àtẹ̀yí tó kéré nù rẹ̀ wọ́n fi gbára òun so imma táwọn èèyàn ń sáǹfà níbẹ̀ sẹ̀bẹ̀yàn ló kọ sahihul bukhari ibadallah sẹ̀bẹ̀yàn ló kọ sahihul muslim ima sheikhul islam ibn taymiyyah ta rahimahullah so báwọn èèyàn ṣe wọ́n ṣàǹfààní látara àmà yìí àwọn ẹlòmínà ló tún nítọ̀ sẹ́rí tíra yìí tíra yóò sáwọn musulmi láǹfààní àbí ó yẹ mọ́ tẹ́lọ ẹ máa tẹ́lọ fáwọn èèyàn manuscript ló wà ó yá bí ó ṣe jáde ní tíra táwọn èèyàn mọ̀ ká gbogbo tí ó bá gbé àwọn ilmin yuntafa'u bihi aw waladin salihin yad'u lahu abọ́mọ dáadáa tí wọ́n ń sàdúwà fún bàbá rẹ̀ ibadallah ẹ fi kọ́ ọmọ dáadáa ọmọ dáadáa ni ó ti sàdúwà fún bàbá rẹ̀ ọmọ dáadáa lórí dáadáa ni ó sì sàdúwà fún bàbá rẹ̀ lọ́nà bó ti tọ́ àti bó ṣe yẹ Ibadallah torí pé ọmọ nínú sẹ́ bàbá rẹ̀ ni so annabi sallallahu alaihi wasallam ló sọ ilé so inú tó dájú tó tẹ́ ti jẹ òun náà nínú sẹ́yìn so walwaladu min amali abi so àwọn ọmọ yìí sì rí nínú sẹ́yìn náà niwa so gbogbo tó ma bá ń ṣe tó bá jẹ dáadáa pàápàá jùlọ tó bá ti ẹ̀ṣẹ̀ pé bàbá yẹn náà ló tọ́ sí bàbá yẹn ló mú lọ lékéwó àwọn èèyàn fẹ́ káwọn ọmọ tí wọ́n di dókítà ẹnjìní à ah, olùpèyàn sójú ọ̀nà Ọlọ́run bá lè mí fẹ́jẹ́ kọmọ̀ mi jẹ́ gbogbo tí ó fi di ẹni rẹ̀ tí ó fi máa pa àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run bá ẹbá ń kọ́ ìbádọ́lá àwọn èèyàn ṣe so nítorí náà ibadallah lábala sọ́dákọ̀ yí musulmi náà gbọ́dọ̀ máa gbìyànjú investment wo ni wọ́n náà fẹ́ ní lẹ́yìn ìgbà tó bá lọ tán tó yí pé ó wà nù sáré wọ́n tún máa kọ́ fún ọ kò wá dìgbà tí yàn bá tó kú ibadallah kò dìgbà tí yàn bá tó ẹ kọ́kọ́ ṣe báyìí ẹ kọ́kọ́ ṣe báyìí báyìí báyìí so annabi sallallahu alaihi wasallam sọ pé a thuluth wa thuluthu kathir tó bá ti kú one third tó fílẹ̀ one third tó fílẹ̀ ní kẹ́nẹ́ ló lè fi ṣe sàárà kódà bó kọjú bẹ́ẹ̀ lọ wọn ni ṣẹ̀rí ò gbà wọlé so ìwọ gan ni kó kọjú bẹ́ẹ̀ lọ wà láyé pé ah nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ó sí láyé mọ́ ìwọ náà ti mọ̀ pé ó sí láyé mọ́ àwọn ẹ̀kan ní ó jogún rẹ̀ ó láǹfàní sówò yẹn mọ́ ó wá fẹ́ mọ́ kọ́ Ànábì sallallahu alaihi wasallam sọ pé bí ẹni tó ti fẹ́ kú ni ó mọ̀ wá ní ah, hadha li fulan eléyìí fún lágbájá wà hadha li fulan Ànábì ní kíyàn ṣe nígbà tí yàn wà láyé tí yàn wà lálàáfíà ìgbà ìmì náà fẹ́ kọ́lé fáwọn ọmọ òrukàn mo fẹ́ kọ́lé mo fẹ́ kọ́ mo fẹ́ gbé foundation lẹ̀ fáwọn opó so tí wọ́n ma tí wọ́n gbogbo tó máa ń rí bẹ̀ àbí business yìí mo fẹ́ gbé kalẹ̀ fáwọn aláìní Allah musulmi gbọ́dọ̀ máa sálà pàǹtẹ̀tẹ̀ bóòlù òun náà ṣe àwọn sọ̀hábà bá ṣe jẹ́ nìyàn ibadallah Osman ibn Affan radiyallahu anhu bi'ru Ruma Osman ó sì rá ó sì gbé kalẹ̀ fáwọn musulmi hadithi tí ń bẹnu Bukhari so Umar náà ilẹ̀ rẹ̀ ní Khaybar ilẹ̀ tó dá Umar gbé kalẹ̀ fáwọn musulmi Abu Talha ìkanna àwọn sàábí annabi sallallahu alaihi wasallam so anabi sara ó wá ó ní ọgbà ó ní garden tó ṣe pé garden dẹ́bìnù ni ìran àrán labidun ló wà ń bẹ̀ odò tún sàn wọ́bẹ̀ wọ́n lá nẹ́bì sallallahu alaihi wasallam ga máa wọ́bẹ̀ láti mú mi so nígbàtí ayà wá sọ̀kalẹ̀ pé lan tanalul birra ẹ lè àtẹ́ ní ó wá lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam pé ah ọba yìí òun nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ nípò òun sì fẹ́ fi ṣe sàárá òun fẹ́ fi ṣe sọ́dákọ̀ Bayraha na ń pè ọgbà náà tó wá bá nẹ́bí sallallahu alaihi wasallam pé òun fẹ́ wẹ̀kọ́ bá nábi bá ṣe fẹ́ ìpáyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala dọwọ́ wa gan anábi wá pé ah, ẹjẹ́ ń dásọ́rọ̀ tèmi anábi wá nítọ̀ in tó dájú fún wọn ni pé kó pín láàrin àwọn mẹ̀lẹ́bí rẹ̀ ẹwẹ̀kọ́ ẹlùmí so àwọn mọ̀lẹ́bí tí ẹ̀ ló ń dá fún pé àárá ah, o mọ́ bá ti lọ tán àwọn nìkan máa jẹ́ o yóò tún sọ́dógún tí ẹ̀ fala hawla wala quwwata illa billah mélòó mélòó àwọn èèyàn tó pọ̀ baláyé báyìí lónìí ibadallah bákaná annabi sallallahu alaihi náà ni ọ̀nà tí yàn tí ẹ̀ fi ń ṣe sọ́dákọ̀ járí apọ̀ ìbádọ̀lá kíyàn kọ́ mọ́sálásí kíyàn kọ́ lé ọlọ́run èmi náà fẹ́ kọ́ mọ́sálásí ìbádọ̀lá ẹ̀ eh, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmí tí wọ́n ń ṣe kinní yìí àníyàn dáadáa ti gbìyànjú ní fa kèsì pẹ́lú mi gan ní púpọ̀ fa kèsì pẹ́lú mi ní púpọ̀ in tẹ́lò mi fi ń kọ́ nǹkan tí fi ń ẹ wá imagine kí ẹwà ti nírú àwọn investment bẹ́ẹ̀ lọ thousands rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ó ti gbówó kalẹ̀ pé kán máa tẹ àwọn tíra báyìí lọ so in táwọn olówó fi tán fi lọ tán fi kọjá àwọn aláìní láyé Ànábì sallallahu alaihi wasallam ni kéèsẹ níbi ayé sábàkọ bil ujúr in tán fi kọjá nìyẹn nípa àwọn ti invest owó wọn pé ah, ok ká máa translate ni ọya àwọn tí wọ́n máa translate owó báyìí ẹmọ́ sọ fún wọn káà máa translate ẹ lọ ṣé kùránì ni wọ́n máa tẹ kùránì nílùú tiwa náà ó yẹ ẹ̀kọ́ bí tí wọ́n ti máa tẹ kùránì ṣe lé àwọn opó ni ó yẹ ẹ̀kọ́ fún wa gbogbo pọ́ tó bá ti wá ẹ̀fì wọn síbẹ̀ àbáwọn àbí bíznẹ́sì yìí gbogbo tẹ́ bá ti rí ń bẹ̀ àwọn opó ẹ máa fún wa Ibadallah sadaqa jariya ni ẹ̀họ̀ ìpínwò ni wọ́n náà fẹ́ ní bẹ́ ẹlòmí ìgbọ́n ògbé kùránì sí mọ́sálásí rí kámàkà gbóhun ti ẹ̀rà kùránì pé ókè kùránì yí òun gbé sí mọ́sálásí in tí ó ma bẹ fún ọ tó bá lọ ní so lókùn ìgbà tán bá ti ń kà bó èló wá ní óra kùránì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní tó pọ̀ ẹwà wọn sàábí ànẹ́bì sallallahu alaihi wasallam so rọrùn kí èèyàn gbé gbogbo dúkìá rẹ̀ lẹ́ni Uthman ibn Affan ló ní yìí àwọn nǹkan tí Uthman ibn Affan yìí gbé kalẹ̀ ní pé káwọn mùsùlùmí máa sàǹfàní látara rẹ̀ in bẹ̀dùn ní Uthman ibn Affan ní bánkà káà sí ní Saudi lónìí ẹwà wá ti gbà kí Uthman torítorí náà ibadallah kí ìpín wo ni wọ́n náà fẹ́ ní nínú sadaqa jariya so bákan náà ibadallah annabi sallallahu alaihi wasallam ó sọ fún wa nínú hadithi rẹ̀ annabi ni inna mimma yalhaqu almu'mina min 'amalihi wa hasanatihi in tí ma ń bá mu'mini nínú àwọn sere àti dáadáa rẹ̀ ba'da mautihi lẹ́yìn bá tó bá kúta ilman allamahu wa nashara ìmọ̀ tó kọ́yà orọ́mọdé kẹni kọ́ bóyá kìíní ǹgan ni ó ṣe láǹfàní ìkannú àwọn àfá alimamul Bukhari òun lòun kàn sọ́njò kó pé à tẹ́nìkan bá ti ẹ̀ tó bá ti ẹ̀ compiling tó ṣe pé yóò kó gbogbo àwọn àdìtì tó lálàáfíà jọ ẹ wo suggestion yẹn lásán ẹwà dúró ládá tó lè jẹrọ látara rẹ̀ àwọn ya brain rẹ̀ sì wá ṣàpù bó bá sì lọlé kí ó tó kéwú kó wá mà àbíyàn ti ẹ̀wọ́ kọ́yẹ̀ náà ni pẹ̀ àbáṣẹ́ ń kírun ni ó báṣẹ́ ń kírun ni wọ́n mọ́ wáwọ́ àwọn ará mọ́sálásí ó wá kó wọn jọ ìgbà sọ́lá ti bàbá Albani ni ó ọya báṣẹ́ ń kírun ni bá ṣe ń sálù aláni àwọn èèyàn wá ń lò lẹ́yìn ìgbà tó òkúta àbíyàn ti ẹ̀ kọtíra kalẹ̀ àbíyàn múlé ìfẹ́ni tó ni ó kí ẹ má wà rò pé òun fẹ́ ṣe nǹkan dáadáa aburú ní ó padà lọ ẹni tí ò nímà ń náà ní náà sẹ́wọ́ ẹwàdúrú àǹfàní àbíkẹ́ ìyàn ti ẹ̀wà pé ah, á síbẹ̀ àwọn ọ̀kan ní ok ẹ̀yẹ máa translate ẹ̀ ṣe iye tí ó máa ìbádọ́lá nínú àwọn tẹ́yàn máa tó ń serú nǹkan báyìí èyí tó ń gbé kalẹ̀ lóṣù nípé káwọn èyàn translate nǹkan nípé káwọn èyàn kan máa translate nǹkan kò ju kò tó 300,000 látara rẹ̀ ìbádọ́lá orísìírísìí dáadáa ó sì ti jẹyọ ok báyìí lòun wọn gbé kalẹ̀ lóṣùn tóun wọ́n sì ti wá sé lọ ti wá lọ ìbádọ́lá ok ẹ máa tẹ tíra ní kùránì ẹ máa tẹ so nítorí náà anábi sallallahu alaihi wasallam sọ

bó làwọn èèyàn ṣe máa ń ronú náà so ọmọ rẹ̀ ò lè jẹ́yàn ò sí lè fọmọ rẹ̀ ṣe fáàrí tí ò bá ti jìdàkúdà àbí tí è bá ṣe pé ayé ló mójútó he's a lawyer engineer ni no no òun ẹ̀ fala hawla wala quwwata illa billah àwa wò bóyá àwọn lọ́yọ̀ wọ́n wà rojọ́ fún wájú ọlọ́run ọba so nabi sallallahu alaihi wa mushafan warwatha nínú àwọn aṣẹ́ tí ó ma ni mushaf mushaf ibi kọ Qur'an sí so tí yà gbé kalẹ̀ pé káwọn yẹn ma ká àwọn yí kùránì mẹ́wàá ó ṣe wà bẹ́mi náà ó ṣe kó kùránì mẹ́wàá in kí n kó sílẹ̀ ọlọ́run ọba àwọn ṣẹ́ díẹ̀díẹ̀ àwọn ṣẹ́ díẹ̀díẹ̀ bá ìbáraláà so tí wà padà máa di púpọ̀ ẹlòmí bẹ̀rẹ̀ nǹkan kékeré àwọn ẹlòmí tún fọwọ́kún òun sì ra lẹ̀ pé ah, ilẹ̀ yìí tọ́ gbogbo bàtàwọn èèyàn bá fẹ́ kọ́ mọ́sálásí tí wọ́n orílẹ̀ tọ́ mú gbélẹ̀ ìkalẹ̀ alòmí wọ́wọ́ òun wá ìbára ibadallah àti rí àwọn ọlọ́wọ́ bá ọ̀nà rẹ̀ pọ̀ gan wallahu yad'u ila dari salam wa yahdi man yasha'u ila siratin mustaqim barakallahu li wa lakum fil qur'anil karim wa nafa'ani wa iyyakum bima fihi min al ayati wa dhikril hakim aqulu qawli hadha الحمد لله حمدا كثيرا كما أمر وأشكره وقد تأذن بالزيادة لمن شكر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولو كره ذلك من أشرك به وكفر وأشهد أن محمدا عبده ورسوله سيد البشر الشافع المشفع في المحشر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ما بدا الفجر وأنور إبار الله yes indeed from the things that a slave can do to benefit him after his death is sadaqatul jariya. but more important than that is sincerity عباد Allah ikhlas sincerity and tawheed and holding Allah subhanahu wa ta'ala as one in whatever you do. Do it for the sake of Allah and do it for only Allah subhanahu wa ta'ala. And do it while you are a Muslim. That is when it, it will benefit you. About Allah, how many are those who do a lot of deeds? But about Allah, a lot of show off as well. Allah subhanahu wa ta'ala is not in need of that. And ibad Allah, it is only whatever is done for Allah that will remain. Ma kana lillahi yabqa. It is only whatever is done for Allah that, is, that will remain. How many people do a, a very tiny deed? But Allah subhanahu wa ta'ala, out of their good intention, and their hope to Allah subhanahu wa ta'ala, وَالرَّغْبَةُ ilayh, Allah subhanahu wa ta'ala turned it into a great deed. It is only whatever that is for Allah that will remain. Ma kana lillahi yabqa. Everything that is not for Allah subhanahu wa ta'ala will perish. And the person who did it will never benefit from it. أَخْلِصُوا نِيَّتَكُمْ Purify your intention for Allah. Be sincere in whatever you do. Have sincerity in your ibadah. And this is how your actions will benefit you. Conceal your ibadah as much as you can. What will it benefit you if, if everybody knows about what you did and Allah subhanahu wa ta'ala did not recognize it? The Lord of the world. اتقوا الله يا رعاكم الله fear Allah subhanahu wa ta'ala and know that وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا اللهم ألف بين قلوب المسلمين اللهم آت نفوسنا تقواها وزكي أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم جعلنا مفتاح الخير اللهم جعلنا مفاتيح الخير مغاليق الشر اللهم يسر لنا الأعمال الصالحة اللهم اهدنا إلى برك يا رب العالمين اللهم اهدنا إلى الإيمان اللهم اهدنا إلى أعمال الصالحة اللهم لا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم انصر ولاة أمورنا اللهم اهدنا إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم لا تكلهم إلى أنفسهم طرفة عين اللهم انصر الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم اجعل بأسهم بينهم اللهم شتت شملهم اللهم رد كيدهم في نحورهم اللهم اجعل كلمتك هي العليا اللهم اجعل كلمتك هي العليا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد